الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> ابتي أباء الأيردي هناني المسألة الثانية ليتجا شيخ صالي الفوزان حفظه الله تعالى تمامينشا هناني مسألة إليك يجي وني مكان ظهور البداعي ayé tí àwọn àdádálẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa jẹyọ tó a ti ṣàlàyé ní ìjòkó ètò kọjá àsìkò owó gangan ni àwọn àdádálẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa jẹyọ so bàbá ní tẹ̀kítẹ́lifù buldan al-islamiyyatu fi zuhuri al-bida'i fiha islam àsìkò wọn yàtọ̀ àwọn àsìkò tí bídá tó bẹ̀rẹ̀ sí ni máa jáde ní eh, ìkọ̀ọ̀kan nínú wọn ó yàtọ̀ wọ́n ni shaykhul islam ibn taymiyyah rahimahullah ta'ala wọ́n ni fa innal amsar al-kibaru allati sakanaha ashabu rasulillahi sallallahu alaihi wasallam ṣe rí àwọn ìlú tó tóbi lè tó ṣe pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n gbébẹ̀ wa kharaja minha al-ilmu wal iman alákọ̀ọ́kọ́ wọn ni alharaman alharaman òun náà ni makka walmadina ẹlẹ́ẹ̀kejì ni al'iraqan àwọn iraq méjèèjì àwọn orúta da ma ń gbà léwu pẹ̀lú iraqan òun náà ni albasaratu walkufa ni asham asham so shamu nígbà náà lọ́n ó kọ́ àwọn ìlú kú tó di kí bẹ́yà ó tún wá pín ní ìsinmi àìdá so sáàmù gbáná ń kọ́ oko pàtí Philistine oko sínú Syria tè ní ó wà nínú ẹ̀ then apákan nínú Iraq àti bẹ́ẹ̀ lọ báyìí apákan nínú Jordan so ó sínú nígbà ìṣẹ́ tó má ní àṣàm àwọn ìlú tó pọ̀ tó tóbi ló kó sínú gbà náà ní àwọn ìlú márààrúta dákọ̀ yíò ibẹ̀ ni Kùránì ti jáde hadith alfiqh a ìjọsìn fọ́lọ́wọ́ ọba wà má yattabi'u dhalika min umuri islam àtàwọn nǹkan tó tẹ̀lé àwọn ilé nínú àwọn ọ̀rọ̀ islam inú àwọn ìlú ni àwọn kíní ti jáde because ibẹ̀ ni àwọn sahaba ridwanullahi alaihim ni wọ́n gbé ibi táwọn sahaba bá sí wà wọ́n jókòó wọ́n kọ́ àwọn èèyàn tán sì ti gbọ́lẹ́nu annabi sallallahu alaihi wasallam wọ́n narẹ́tì fún àwọn tabi'un àwọn nǹkan táwọn gbọ́lẹ́nu annabi a ah, sami'tu rasulallah sallallahu alaihi wasallam yaqul kódà mú gbọ́ta nabi sọ báyìí àwọn tabi'un wọ́n memorize wọ́n ha àwọn tí wọ́n kọ kalẹ̀ nínú wọn ah, wọ́n wá láwọn ọmọ akẹ́kọ̀ọ́ tán pọ̀ báyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìníwọ́n wá jẹ́ àwọn

because kí bá ṣe kí bí ẹwọ́ compile àwọn tíra ẹni a ṣe pé ní wọ́n àsìkòta wà yìí tí ma fẹ́ narrate àdíti kalátọ̀dà náà sallallahu alaihi wasallam ma dákan gbogbo àwọn isnad ma sọ àfá àti mo gbọ́lẹ́nu ẹ̀ tó na gbọ́lẹ́nu àfá yẹn títí tí tó bá kadà ya ẹ̀sìn padà sọnù because ó tẹ̀ tó àsìkòta Ta táwọn yẹn ti ya ọ̀lẹ́ tẹ́yẹnyẹ tí mo tẹ̀ fẹ́ kọ́ ní ti nípa ẹ̀sìn má bẹ́ẹ̀ sí ìbá ṣe wó nìyẹn but àwọn àfá yẹn ọlọ́run ti fi àwọn salaf salafuna salih ridwanullahi alaihim ọlọ́run ti fi wọ́n sọ ẹ̀sìn yìí ọlọ́run gbé àwọn rijalun àwọn èèyàn dìde tí wọ́n jókòó ti àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀bà tọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam bó ní ò ṣe ní sọ́nù wọ́n wá jẹ́ kó yíwa àwílé lórí lẹ́wọ́ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àwílé yìí ní orílẹ̀ because nígbà tó àwọn èèyàn àwọn èèyàn àwọn àgbà ulama láti máa fọ èsì yí máa yí pé ilé yíò sí ń bẹ́ ẹyọ́sẹ́gbẹ́ ilé lánàbí mú wa fún wa sallallahu alaihi wasallam wọ́n ní pé wa kharaja min hadhihi al-amsar bid'un usuliyyatun ghayra al-madinati an-nabawiyya ṣẹwàrá wọn lúta sọ yìí ibẹ̀ làwọn bídíà ìpìlẹ̀ ti jáde yàtọ̀ sí madina bídíà ò jáde ní madina àwọn bídíà usuliyya yìí ò jáde madina fal-kufa kharaja minha at kúfà ni bídà àwọn shiyam ìgbà wípé Ali òun ló lọ́lá jù ìmọ̀ gbé ọlá fún lórí Abubakar lórí Uthman pẹ̀lú ti jáde gẹ́gẹ́ náà ni bídà ìmọ̀ sọ pé àwa Ali ni shia pati Ali ìgbà Ali radiyallahu anhu wọ́n bẹ̀rẹ̀ sínú ọkí lọ́lọ́wọ́ ọba ẹnìkan Ali ya Ali Ali ìyẹn náà kẹni Abdullah bin Saba Ali ó bá ní kábọn gbé àwọn kòtò kábọn dáná sí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ju àwọn ènìyàn sínú rẹ̀ pé ẹsẹ́ lè máa pè mílọ́ lọ́wọ́ bá tó ibẹ̀ ní bídá àtàṣáyọ́ à ṣíyà ṣíìzìm lè tó wá pọ̀ ní ìsìn báyìí náà Iran ìlú àwọn ṣíyà ni àwọn náà fọ́ọ̀mù majority ń bẹ wọ́n pọ̀ ní Yemen wọ́n pọ̀ ní Lebanon kódà wọ́n pọ̀ Nigeria lọ́dọ̀ wa ń bí ní gbogbo north ní Kaduna àti láwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kódà wọ́n wà láàrin wa náà kò síbi tí wọ́n fẹ́ wà náà bọ̀ wọ́n kà mọ́ ó ní kíní kẹta ìfìlẹ̀ dáwọn wọ́n gbé kíní ẹni àtúkíyà okúnà wọ́n wà lọ́rin náà ó nígbà àkàtí wọ́n gbọ́ bí kíní kan músù wọ́n so lo àtúkíyà ṣíyà ọ bàbá yín gbé kódà ń gbé àkídà wọn wọn gbé jáde rárá rárá but tó bá ti wá rí àwọn tó bá jẹ́ bí ahmadu nas in tó ma ń lò fún ẹni pé tó bá ti gbọ́ nìkan tó bá ń dákọ ahlul-bayti lẹ́mẹ́wàá ahlul-bayti ní kódà wọ́n sábọ̀ sí fáwọn ahlul-bayti àtìtẹ́ ah, mọ́ fà pé ṣíyàn àwọn tó wà lórí súnnà yuhibbuna ahla bayti nabi sallallahu alaihi wasallam èyí tó bá jẹ́ musulmi àwọn ará lè Ja'far ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ará lè annabi sallallahu alaihi wa alihi wa sallam bó lè sì yọ àwọn èèyàn tẹ fi yọ nínú àwọn ará lè alì náà wọ́n tún wá specify al-Husayn radiyallahu anhu sẹ́rí irja àkídà àwọn murji'a kúfà lónà ti jáde ìrìjá ni wípé ká sọ wípé ìgbàgbọ́ ọkàn ló wà ká ní kò sígbàgbọ́ ọkàn kí ń ṣe gangan nígbàgbọ́ ọkàn gangan nígbàgbọ́ wà ọkàn lọ́lọ́run owó ìwà lọ́lọ́run owó àkídà àwọn mórìjíà ni a nígbàtí àwọn bídíà jáde àwọn sàhábà dúró because àwọn nǹkan táwọn dúró àwọn mórìjíà iná àwọn náà pín sámọ́nà àwọn sí àpín tán pọ̀ gawo àwọn ìsìn àṣàríyà ń bẹ àwọn 12 ṣíyà tàbí pé imamu 12 làwọn ní wọ́n pọ̀ wọ́n pín yẹlẹ̀ ilẹ̀ láàrin ara wọn náà bẹ̀yẹn àwọn múrjíà náà pín gan àwọn múrjíàtul fuqaha ń bẹ àwọn gòlátùl múrjíà ń bẹ àwọn gòlátùl múrjíà irú wọn àwọn jahmiya àwọn gbà wípé ìnígbàgbọ́ o ma'arifa nìkan ni tó bá kà ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ ó kà onímọ̀ sẹ́bọ́ kó mọ́ foríkalẹ̀ fóòsà kó mọ́ síkà tó bá ti wọ́ ó sáti mọ̀kọ́lọ̀ ló dáwà oṣù lẹ́ka mọ́ jọ́sẹ̀ fún ó ti tán ìnígbàgbọ́ lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ tí wọ́n fìràúnà mùmìnì ni ẹwù kan because fìràúnà náà gbà lọ́kàn pọ́lọ̀ ló ẹka mọ́ sí dókù sí ẹwù bí tí àkídà múrújẹ́ ọpàdà gbé ẹ̀rọ nínú wọn òun làwọn àṣà ẹ̀rọ àwọn àṣà ẹ̀rọ gbà pé tẹ̀sídíkù ni tó bá ti ní márífà ó wà gbogbo ní tẹ̀sìdíẹ̀kù ó gbọ́dọ̀ wá gbà lódodo pọ́lọ̀nù ẹka mọ́ joseph ó bá mọ́ ajoseph ó bọ̀ tẹ̀sìdíẹ̀kù gbọ́dọ̀ wà lọ́kàn rẹ̀ ilé náà kọ̀ bá ńlá sọkúsọ ni nínú wọn ni àwọn tán pè ní àwọn sàlìmíyà àwọn gbà wípé ìnígbàgbọ́ orí ahán ni in tó bá ti wí lẹ́nu nìkan ni ó bá mọ́ yí báyìí àwọn munafiki musulmi láwọn náà because àwọn munafiki ń sọ lẹ́nu àwọn pé amanna billahi wa bi rasulihi sallallahu alaihi wasallam àwọn munafiki mọ̀ ní pé idha ja'aka al-munafiquna qalu a nashhadu innaka la rasulullah àwọn munafiki ta bá ta ma bá nabi sallallahu alaihi wasallam gẹ́bọ́lọ́ sin sallallahu alaihi wasallam ìwòlójí sí ọlọ́wọ́ ń jẹ́rìí pé àwọn munafiki yíò òpùrọ́ ni wọ́n ittakhadhu aymanahum junnatan fasaddu an sabilillah wọ́n kàn mú àwọn ìbúra wọn yìí wọ́n mú gẹ́gẹ́ bí ibi dáàbòbò tó fi ń dáàbòbò ara wọn wọ́n dẹ̀ lé àwọn yẹ̀kọ́ níbi ẹ̀sìn ni àwọn ọ̀rọ̀ gbólóhùn táwọn wí jáde lẹ́nu wa àtàwọn iṣẹ́ ìṣe wa ilé ni ìnígbàgbọ́ so wọ́n tashara ba'da dhalika fi ghayriha ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bídíà ìrìjá àti ṣíṣìm ó bẹ̀rẹ̀ ní kúfà ó bẹ̀rẹ̀ sí ní ma fánká láti kúfà wọ́n tashara nam wal basratu kharaja minha al-qadar àkídà àwọn kọ̀dàríyà làwọn tán mọ́ ní pé kò sí kádàrá kò sí kọ́dàrá kódà àwọn olùmí gbà pé Ọlọ́run ò mọ̀ tí ó ṣẹlẹ̀ àfìgbà tó bá tó ṣẹlẹ̀ ìtumọ̀ ní pé Ọlọ́run mọ̀ pé ìlú kan wà tí ń jẹ́ Nàìjíríà ìgbà tó padà wà eh, ah, ni 1960 àkídà àwọn kan nìyẹn fà wọ́lá ẹwọ nǹkan tí yẹn gbé sẹ́mi ó fi àìmọ̀kán ti sọ́dọ̀ ọlọ́ọ̀bà lélé iná so àkídà mùsùlùmí tó lálàáfíà ní wípé ọlọ́ọ̀bá nímọ̀ nípa gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀ ìgbà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan tí padà mọ́ ṣẹlẹ̀ gbogbo ọlọ́wọ́ ma kò sí kankan ewé kan ní bọ́lẹ̀ lára gi tí ìbá ń ṣe pẹ̀lú mọ̀ sí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ibẹ̀ náà ni bídà al bídà mu'tazila léti àtọ́ abin wasil àti amuru bin al tí wọ́n jẹ gàbálé lórí òun náà ni àkídà wípé wọ́n gbà wípé èyàn tó bá ń ṣe lọ́wọ́ bá àkídà wọn náà rí bí àkídà wọn Khawarij kódà wọn ga máa jáde lé àwọn olórí àmọ́ wọn gbà wípé èyàn tí ni ọ ẹlẹ́bọ ni ọ straight ni kìí ṣe ẹlẹ́bọ ìyàtọ̀ wà láàrin ẹlẹ́ṣẹ̀ àtẹlẹ́bọ mọ́ pẹ̀lẹ̀ ẹlẹ́bọ àmọ́ ìmánì rẹ̀ dínkù ló jẹ́ kó ṣe zìná ìmánì rẹ̀ dínkù ló jẹ́ ó mutí ló jẹ́ ó fagbó kí n ti pẹ́lẹ̀ bọ́ wá ní àmọ́ tẹ́sílà wá ní pé ń àwọn tí wá o àwọ́dó sí manzilatun tawakuf eh, eh, àní ní mọ́kif àwọ́dó sáàrin tiwa àwọ́ ní ni láyé as ní musulmi ni ah èwo ló pè èyí ń ṣe kèfèrí kẹ̀dẹ̀kẹ́ tí ń ṣe musulmi kí wá ní kí ni wọ́n ni àwọn tó bá wá kú o yóò wá sí gbére inú náà àà àbòsílélé yìí àwọn ní bìlìfì pé amúláwà kídà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó pọ̀ gan àwọn ní bìlìfì pé ọlọ́ọ̀bá lóókọ àmọ́ kò níròyìn àti bẹ́ẹ̀bẹ̀lẹ̀ nínú àwọn àkídà burúkú tí wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmá ṣe bí àwọn ìjọsìn ìkọjálà nítorí pé kọlọ́hun rẹwa wọ́n tàṣàrọ̀ bá rẹ̀ tàbí káfí ẹ̀rọ ìrìyà ibẹ̀wá ni láti bẹ̀wá ni àwọn àkídà ti bẹ̀rẹ̀ sí ní ma fákàkiri wà sham kánà fi bí ha annasbo walqadar sáfárí sham am ìmá buẹnu àtẹ́lú àwọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam ó pọ̀ ń ni àkídà wọn أما التجهم إباري أكيد وجهمية فإنما ظهر في ناحية خرسان ọwọ́ Khurasan ló ti ní àkídà yẹn ti jáde agbègbè Khurasan ibẹ̀ ló ti jáde náà wọ́n ni wọ́n wà ṣàbò olùbídà oun sì ní bídà ti fi ń wọ́sì jù wà káà na zuhúrù olùbídà rí bí hasabi olùbídà rí ṣe wá rán bídí ayé wọ́n hàn in accordance bá wá ṣe ń jìnà sí Madina ni bá lú ẹ ṣe ń jìnà sí Madina bẹ́ẹ̀ ni bídí ayé ṣe ń post because Madina gangan ni bítá nàbí gbé so ìmọ̀ lágbára ní Madina ló jẹ́ kí bítí mọ̀ bá ti dúó ìmọ̀ tó bá Kùrán àti súnnà mu àti jẹ́ kí bídí àrin lẹ́mẹ̀ẹ́ bídí àmà ń lè láti fi rinlẹ̀ because ìmọ̀ ti wà in tó jẹ́ kí bídí àmà ń lè ní pé àmú yóò mẹ́ta nàbí mú wá eléyọ̀ adéyọ̀ ní èyí tánà bí o gbogbo wọn àgbà tó bá ti wá gbà tó bá padà wá gbé òríjínà wá wọn wà ní gbàmọ́ wọn ni é ara o èyí tánà bí wọ́n subhanallah irú nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ náà nìyẹn súfí tasawuf òun ló rìnlẹ̀ láwùjọ wa wọ́n ti gbé kalẹ̀ ó ti rìnlẹ̀ ní gbogbo ilé gbogbo àdúgbò gbogbo mọ́sálásí gbogbo ilé kéwú ìgbà tí súnnà padà wádé tó jẹ́ ìtànàbí mú wa ó di pé wọ́n ti gbẹ́sìn tuntun wá ó àà ah, ṣe bẹ́sìn tí wọ́n ń ṣe ṣe bẹ́sìn amọ́dá Tìjàní ni ṣe bẹ́sìn ìbọ̀ẹ́mì ya sókú láìpẹ́ yìí ni wọ́n ṣe ń jẹ́ àwọn ọmọ ìtànẹ́bì ṣe wá ìtànẹ́bì mú agagagẹ́ fún ààrẹ nínú Kùránì àti Súnnà ó wà ti wá di tuntun ẹgbẹ́ irọ́ ẹlẹ́sìn tuntun alákatakítí alájàngbìlà hé subhanallah in ti ma ń kàdà ṣẹlẹ̀ náà nìyẹn tó bá di wípé bídíà bá ti jòkó nílùú àwọn aláìmọ̀kan tẹ́bá kàdà gbé Súnnà wá òyìnfẹ́ gbà máa bọ̀ ìlú tí ma bá ń bẹ́ ìmájò kó ń bẹ́ tó bá gbé bídíà wá ẹ́ ẹ́nì kí lélẹ̀ wọ́n lẹ̀ ọ́nì ìbòlò tí ń bọ̀ ìwà àti bídíà rẹ gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhuma bí ma ṣe mọ́ sọ ṣe rígbà tí ìpínyàwó ṣẹlẹ̀ hmm? lẹ́yìn ikú Uthman bá tí àwọn Khawarij tí wọ́n lọ pa Uthman ìgbà ní bídí àwọn Khawarij bídí àwọn Haruriya ló bẹ̀rẹ̀ because àwọn tí wọ́n rebel against Uthman bí mixture of bí àwọn Shia àtàwọn Khawarij ni wọ́n because Saba'iyya ni wọ́n àwọn tán tẹ̀lé Abdullah bin Saba so bọ́n tẹ̀lé Abdullah bin Saba yẹn wọ́n kàdà àwọn míwà jáde ní wọn tán ní wọ́n lọ fẹ́ràn ti sí àlì àwọn kan jáde àwọn ni àwọn khawarij àwọn kìí àwọn haruriya wa amma al-madina an-nabawiyya fa kanat salimatan min dhuhuri hadhihi al-bid'a ẹwà wọ madina ìlú annabi sallallahu alaihi wasallam kò àwọn bídíà fàkánà ìndahùn muhanan mazmuman if àmọ́ nígbà náà lọ tó bá lè mọ̀kẹ́ ìwọ̀ ìwọ̀súnmọ́kọ́ ma ní bídẹ̀ lára onítọ̀ yóò dìyàn yẹ pẹ̀rẹ ni wọ́n pàtí ní anybody tẹ̀ ní bá sọ̀rọ̀ má if kánà bí ha kọ́mùn minal kọ̀dàríyà wà rẹ̀ ní Madina gbà náà lóòtọ́ àwọn gáì kan wà tó pé kọ̀dàríyà ni wọ́n àmọ́ tí mọ̀kẹ́ ẹ̀yìn ni kọ̀dàríyà ìyẹn yẹpẹrẹ ni wọ́n bù wọn mọ́lẹ̀ wọn ò jẹ́ kan rí bídíà yẹn gbé jáde bí khilafi tashayuri wal irja'i bil kufa yàtọ̀ sí àtàṣayuri àti irja ní kufa tó lágbára wal i'tizal wa bídíà nasak bil basra àti bídíà al-i'tizal àti tánkù ní annasak àti وقد ثبت في الصحيح النبي صلى الله عليه وسلم في المدينة قدت يقول نقبى مدينة من صحيح البخاري أن الدجال لا يرقلها الدجال يقول هو مدينة ولم يزل العلم والإيمان بها ظاهرا إلى زمن أصحاب مالك وهو من أهل القرن, القرن الرابع إما واتسوا جلات ماها ني مدينة تيزدو بدي تايمو مالك ìgbàtà náà sọ ní 4th century ìjìrà ní ẹ فأما العصور الثلاثة المفضلة فلم يكن فيها بالمدينة النبوية بدعة ظاهرة البتة àmọ́ ní àwọn àsìkò tánàbí gbọ́lá fún tánàbí nípa àwọn àsìkò mẹ́ta yìí generations mẹ́ta yìí ló lọ́lá jù kò sí bídíà kankan tó hàn ní Madina gbaná lọ wala kharaja minha bid'atun fi usuli din albatta bídíà kankan ò dẹ̀ jáde ò níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn rárá kama kharaja min sa'iril amsar gẹ́gẹ́ bó ṣe jáde láwọn ìlú tó kù so insha Allah al-karim ibi tí a ti jóni nípa àwọn àsìkò tí bídíà tí ó bẹ̀rẹ̀ sinima jáde àtàwọn ìlú an bí Allah subhanahu wa ta'ala kó sọwa kó níbi àwọn al-asbabul lati addat ila zuhuril bida'i kí ni àwọn ìdí kí ni àwọn kan tó ṣokùnfà bí bídíà ṣe hàn so da tàwà ní ma alìbà jìnà sí àwọn ìdí náà ni an bí Allah subhanahu wa ta'ala kó bí wa jìnà sí alìbídà ma zahara minha wa ma baton a yi tó hàn bẹ̀ ni àti èyí tí ó pamọ́ so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanakallahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته